الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فún الله سبحانه وتعالى أترى لكم كي أتجفون النبي محمد صلى الله عليه وآله وسلم سورة إن شاء الله إلى سورة الشرح سورة الشرح أنني ألم نشرح لك صدرك وضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب عدد سلاي ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك sọ́wádìí ṣàlàyé pé àwọn nǹkan mẹ́rin àwọn nǹkan mẹ́rin gbáǹkọ́gbé òun ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wọ́n sọ wípé àwọn ṣe fánà ibwa muhammad sallallahu alaihi wasallam um, níbi láti bẹ̀rẹ̀ sọ́rọ̀ so ibi tó wá kù ní pé wọ́n ni alladhi anqadha dhahraka rafa'na laka dhikraka ay àìlẹ́yìnà kọdọ̀rọ̀k ay agbé ipò ìwà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam agbé ipò rẹ̀ ga wàjáàlìna lákàtàná alhassan al'adiyal alladhi lam yasil ilayhi ahadun min alkhalq awá jẹ́ kí <clears throat> ìrántí rẹ̀ kó jẹ́ nǹkan tí ó gagan léyìí tó ṣe pé àwọn yóò máa dákọ̀ rẹ̀ pẹ̀lú dáadáa kò dẹ̀ sẹ́nìkan tí ó de irú òkú yẹn mọ́ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ta'ala so lórí tẹbáríkáwò láti bí ìtumọ̀ orúkọ muhammad muhammad ismu maf'ul láti bí hamada yuhammidu tahmidan so muhammad ẹni táwọn yóò pọ̀ tán ma yin gan tán sọ̀rọ̀ dáadáa pa o ni muhammad ṣe báyà bí so ọlọ́bàá ló kọ́ bẹ́ẹ̀ pé wọ́n sọ ní muhammad ó kọ̀ rẹ̀ muhammad sallallahu alaihi wasallam so ìtumọ̀ ẹ̀nà dẹ̀ ṣe sí wọn lára wọn lóyẹ́ tẹbá rántí nígbà tá ń ka tafsiri tabbat yada abi lahabin wa tabb tí umu jamil ìyàwó abi lahab tó ń sọ wípé muzammam ṣe báyà bí wípé ẹ́ muzammamun abayna wadinuhu ẹ́ eh, wadinuhu rafadna aus náà so wadinuhu ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ṣe rọ́fù kọ́dìrà nabi sallallahu alaihi wasallam hatta kò sẹ́nì kan tí wọ́n dákọ̀ rẹ̀ jù ní ayé tó ju ànábì lọ hatta ní àwọn dúwọ́lù àwọn kò fàárì mi bẹ̀ ní US rẹ́kọ̀dì kan bí pé Muhammad ló <laughs> no okay so tẹbádìkẹ̀ mo dẹ̀ mention níjọ́ ẹni pé tọbádì maka kulluna Muhammadun kulluna Muhammadun so tó bá débì kan tó bá wà restaurant ọ̀fẹ́ jẹun bẹ́ẹ̀ ọmọ gbọ́ Muhammad Muhammad dáhùn ìwọ́nà náà ń pè o ṣe báyà rí ìwọ́nà náà ń pè ìkànbà èmi Muhammad Lukman ana Lukman lálàlà anta Muhammad ṣe báyà rí so ẹ wá tún wo ẹ sọ ọkọ̀ ẹnìkan ta mọ́ ń dá ta mọ́ ní sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn àbíyà ani alaihim salatu wasalam alaihim salam wẹ́wọ́ tẹ́mù ta mọ́ ń dákọ̀ ẹwọ́ lórí sọ́lá ẹmí ọlọ́dàkọ̀ ẹmí lórí sọ́lá àdàkọ̀ ọkọ̀ nẹ́bì ní multiple times lórí sọ́lá ẹ́ tàbá ṣe ìkọ́mọ̀ tàbá ṣe àdán la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam lórí sọ́lá ní everywhere atahiyatu lillah tayyibatu wasalawatu wasalamu alayka ayyuhan nabiy allahumma salli ala muhammad wa ala ali muhammad wa barik ala muhammad wa ala ali muhammad ọsùlẹ̀ kasúra kọsùka ma kana muhammadun aba ahadin min rijalikum bal gbogbo qur'an tó nka annabi muhammad wọ́n dájú eko sallallahu alaihi wasallam àwọn ni wọ́n mú iṣẹ́ yẹn wá bá o la wa kan ni ẹ wọ́n ka báyìí ẹ tú wá sọ ẹnìkan táwọn yẹn kò sí ẹnìkan láyé táwọn yẹn kò sí ke tó annabi muhammad sallallahu alaihi wasallam pé èmi ó gé ṣòkòtò kíni di pé pa nabi gé èmi ó fi irùngbọ̀n lé ìgbé sókòtò kìí ṣe ń tó gbé Michael Jackson gé ọgbọ́mi kìí ṣe tó pàwọn olórí àwọn olórí náà ti ń gé ní ìsìn kó tó ra big boys ní ìsòkòtò òní tó lẹ̀ wọ́n tún ní ọgbà so àwọ́ ṣe ń torí pé ìtìdáàl bin nabi ẹsọ ẹnìkan táwọn èèyàn ń wo live tó wọ́n ń kọ́pì tó ń kọ́pì kéòkè bóyẹ ṣe ní àbí bẹ́ẹ̀ láàánú ṣe pé kó láàá àníbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀gọ́fà Allahu qadruhu so ríru kan yìí kìí ṣe tí ẹ ma ń gbà pẹ̀lú coincidence ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ma ń ṣe fún yẹn tamam tayyib so wọ́n ni fala yadhkurullahu illa fala yadhkurullahu illa dhukira ma'ahu rasulullah sallallahu alaihi sallallahu alaihi wasallam kama fi dukhuli fil islam tó bá fẹ́ wọnú islam n tó sọ nìyẹn wa fil adhan wa fil adhan ó sọ níbi adhan níbi ọmọ pípé wal iqama ó sọ níbi iqama wọ́n ní ashhadu anna muhammadan rasulullah sallallahu alaihi wasallam wal khutab wọ́n ṣe khutba ó sọ ó dákọ̀ nabi bẹ́ẹ̀ wa khairul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam wa ghayru dhalika min al umuri ولو في قلوب أمته في من المحبة والإجلال والتعظيم ما ليس لأحد غيره بعد الله تعالى Ànábì wa ní ipò kan nínú àlùmọ́ ní tó jẹ́ pé kò sẹ́nì kan tí ó tún ní irú ipò yẹn lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala فجزاه الله عن أمته أفضل ما جزى نبيا من أمته آمين kọlọ̀ bá wa sàn nábi lẹ́sàn ẹ̀san tó gajù léyìí tọ́lọ̀ bá so lẹ́yìn tọ́lọ̀ wá dákọ̀ àwọn àwọn àlàyé yìí ipa sáàṣì nǹkan báyìí fún ọni sáàṣì nǹkan báyìí fún ọni sáàṣì nǹkan báyìí fún ọni sáàṣì nǹkan báyìí fún ọni <clears throat> so wọ́n ni àwọn ẹgbẹ̀ wọn ni pé fa inna ma'al usri yusra inna ma'al usri yusra naam qala as-Sa'di rahimahullahu ta'ala wọ́n ni bisharatun azima ìfúnni ní ọ̀rọ̀ tó yóò fúnni ní ọ̀rọ̀ dùnú tó gani annahu kullama wujida rusu wa sa'ruba fa inna yusra yuqarinuhu wa yusahibuhu ìró ìdùnú ni wípé gbogbogbà tí ìnira bá ti ń dé ìdẹ̀kún mọ̀tẹ̀lé bí ìbànújẹ́ bá ti wá ìdùnú tẹ̀lé hatta law dakhala al-usru jahara juhra dabbin làdákọ́lá aléhèlú yóò sọ̀rọ̀ fa'akọ́jáhù dé pé tí ìnira bá wọlé kọ́lá tó wáké bí ánú ho aláìgbálówọ̀ ìdẹ̀kún sì tẹ̀lé e. kama kọ́lá ta'ala sayaj'alu Allahu ba'da usrin yusra ọlọ́ọ̀bá ó mú wá lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú lẹ́yìn ìnira ìdẹ̀kún ó láfáàfí ọ̀sọ̀rẹ́yìn euh, euh, ní yusuran like ìnira méjì kò lè borí ìdẹ̀kúká lóbi mọ́ wọnú ara wọn ni ìdẹ̀kówà ìnira lè wá ìdẹ̀kówà ìnira lè òun sallallahu alaihi wasallam ikú ọlọ́ọ̀bá a ma nira kan táàmù tó kò nínú nira iṣẹ́ kíni ó ti súnmọ́ àmúdí tó kọ́ ma nẹ́bí adam inú yóò mọ̀ bàjẹ́ pé ah, ah nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí whereas Yusufu ti ṣe kíni ó ti súnmọ́ naam wọ́n ni gẹ́gẹ́ bó ṣe níbi àdíkì ibn abbas ní radiyallahu anhuma pé lẹ́gbà tí ìnira bá ti wáwo ìdùnnú ń bọ̀ wá ní ẹ̀yìn rẹ̀ wọ́n ni wa ta'riful usr fil ayatain yadullu ala anna wahid wa tankirul yusr yadullu ala takrarihi tẹ́bánikẹ́ wo fa inna ma'al usri yusra inna ma'al usri yusra wọ́n ní pé al-usru ìnira wọ́n fún ní tààrífà bí alif and lam wọ́n tọ́ka lórí ẹyọ kan al-usru wọ́n ní wà tankiru al-yusri wọ́n wá fún yusru ní nakra yusra yusra níbẹ̀ méjì àbí yadullu ala takrari wọ́n tọ́ka lórí pé ó wà repeated ìtumọ̀ ní pé ìnira kangan ìdùnnú méjì ni mọ́ tẹ̀lé wọ́lọ̀ fúra ìwọ́lọ̀ ọmọ ìwọ́lọ̀ ìdúpẹ́ tọ́bánikọ̀ wà àwọn problems ọ ti go through life rẹ̀ ó rí pé problem yìí tọ́bánikọ̀ wú dáadáa ó Adam ṣe báyìí àbí ló kí ẹ mọ́ mọ́wọ́ ṣẹ́rí hálì tẹ́ bá lọ́lọ́lọ́lọ́ bẹ́wà ní hálì ìnira kí ẹ mọ́ bà ń kẹjẹ́ torí ìdẹ̀kún bọ̀ ìdẹ̀kún bọ̀ nígbàtán wà ní Makka tánibà Muhammad sallallahu alaihi wasallam wà ní Makka tí nira pọ̀ gan àwọn sọ̀hábà bá Nabi sallallahu alaihi wasallam mata nasrullah mata nasrullah ìgbà ó ní kí náà ń pè nasrullah bá ń bọ̀ wá ọlọ́run pé inna nasrullahi qarib ànábì sọ fún abẹ́ pé inna nasrullahi qarib ó súnmọ́ ó súnmọ́ wọn ò jákàmùná wọn ò bànkẹ́jẹ́ wọ́n live life tí wọ́n lọ wọ́n continue lórí dáwà ṣe é báyìí àbí wọ́n tẹ̀síwájú lọ nítorí wọ́n nígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹlòmí ń bẹ nínú fákùrù lẹ́ni ìtorí pé fákùrù ló wà ó sì ti bànkẹ́jẹ́ kalẹ̀ tó yá kí bí a fákùn padà sẹ́kù ló padà kóra rẹ̀ ó ti bà ń kẹ́kẹ́ lọ dínà kí ni dí fákùn fákùn fákùn lẹ́yìn àfíjà yà rẹ̀ ó yà bí because ọba ní kò wó dáadáa ó rí pé rúsùrù náà wà ń bí kíní náà sẹ́ bí rúsùrù sẹ́ wà bẹ́ẹ̀ ni kí tí ẹkọ́ e ló burú jù kí ní ẹ̀mọ́ e jẹ́ kí èyàn dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó mọ́ jẹ́ kí èyàn dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó dẹ̀ mọ́ jẹ́ kí èyàn láàánú ẹ̀dá yóò láàánú àwọn èèyàn láàánú fi àánú ọkọ̀ fi àánú bẹ́mi ara rẹ̀ lù ọ wà fi àánú bá wọn lù níbi ó fún pàápàá jùlọ níbi alhayatu zaujiya ọ̀rọ̀ lọ́kọláya bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ iṣu mọ́ ń ṣẹlẹ̀ gan kí láwọn issues pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ìyàwó ń báyìí ń báyìí òun ló ń bí àwọn tasọ̀rọ̀fáàtì mi bí yóò bá wá fi sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbẹ̀rù Ọlọ́run bá lò pẹ̀lú hálì yẹn kọ́ nǹkan ó dẹ̀rù mẹ́yàn lọ́wọ́ èyí ó ti bà nǹkan jẹ́ tí nǹkan bá padà wá dẹ̀rùn tán kọ́ nǹkan wá fa inna ma'al usri yusra kò tọ́ fún obìnrin láti bí à ẹwọ ẹbí okò kàmí o lẹ́kí ẹmọ dúpẹ́ pẹ̀lú àwọn obìnrin tí ọlọ́ọ̀bá tí ó jẹ́ kí wọ́n jẹ́ àwọn ará ilé fún yàn tí wọ́n jẹ́ àwọn ìyàwó fún yàn tí wọ́n ní sùúrù lórí àwọn ṣàdáyà ìdí ẹni tí ó bá ni wọ́n ní sùúrù lórí ṣàdáyà ìdí standard obìnrin níta ní ìsìn ó lágbà obìnrin ó jọ máa yọ èmi ò fẹ́ mọ̀ kò ní ìdíkẹ́ mi máa in tí n kọ́ mọ̀ ìgbàgbọ́ jẹ́ tọ́kílá rẹ̀ sáwọn ìyàwó tí wọ́n sọ fún abẹ́ sọ fún abẹ́ dẹ̀nkílótà mórí ó yẹ́ àbí sọ fún abẹ́ so kúrẹ̀ tí wọ́n wà nínú àwọn orísun tí wọ́n wà nínú àwọn ìnira tí wọ́n wà nínú àwọn kúrẹ̀ nínú àwọn difficulties nínú àwọn wàhálà nínú àwọn ìlà ìlò tó ń ti bẹ́ẹ̀ nẹ́ ìyẹn gbọ́dọ̀ fi ìbẹ̀rù ọlọ́ọ̀bá lo táìmù yẹn kọjá ni because dawamul dawamul eh, alhal min almuhal kí nǹkan no condition is permanent kí nǹkan kó rí mìí bẹ́ẹ̀ rárá nínú mọ̀hálì ni wọ̀lẹ́ tí ìbá wọlẹ́ fún gbàgbà ẹ̀dàkùn gbà tí yàn ṣe nìkan kí ló wà lọ́wọ́ yàn tí yóò fi tọ́jú ìyàwó bóyá lómi ìgan bóyá tí ò jókò nínú hálì ní pé àìfìbẹ̀rọ ọlọ́ọ̀bá lóhun tí tó wà lórí ẹ̀gan bóyá lè jókò nínú hálì tó wà dè ní dè ní dè ní dè ní àìfìbẹ̀rọ ọlọ́ọ̀bá lóhun wọ́n mọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́lọ́ fa inna ma'al usri yusra so ma ọkọ̀ kí ní ẹ̀ pé tínú ẹ bá fẹ́ máa bàjẹ́ lọ́ka súrọ̀ yìí kọwa gúnú sí fa inna ma'al usri yusr ọlọ́run tún wá ṣe tawkid ẹ pé inna ma'al usri yusr ìdẹ̀kún bọ̀ wá ṣẹ lẹ́yìn ìgbà tí nira bá tọ́kọ́ dé oní làzíkà mi pé la yaglibu usrun yusrayn Naam. wọ́n ni wà fi tàrífì ókè kàtàkàbẹ̀ wà fi tàrífì bil alifi wà lámì dáàlà alàlìstigọ́ wà l'umum yà dúllù ala anna kulla usr wa in balago mina sa'ubati ma balag fa innahu fi fi alifan lam gbogbo ìnira gbogbo wàhálà tí ìbá wà ní ẹ̀ wọ́n jí yọ pé ó lópin ẹ̀yìn oye báyà bí wọ́n ní fa inna máa lì alùwálìfà lábìlì istigraq gbogbo usuru alùrúsù ay fa gbogbo ìnira kò sí bá lè fi wọ́n pé òkè ah, táìmù yìí òkè mo wà ní ìsinmi yìí mo mọ́ mẹ́sàn kì ní kàpé ní ó láwọn gbàkọ́ tó pàwà ní masjid ibi yìí eh, ẹ́ gbàtí yàn náà wà ní àpọ́wùd gbàtí ìrù àwọn àti ráhùn àbúkọ́ sí àtàwọn àbúlà àti ẹgbẹ́ ni wọ́n gbà ọ̀nà Allah understand ẹ́ eh, so irú àwọn àbúbá àwọn àtàwọn òbé ìdìbáyà àtàwọn àbúlà ìbáyì àwọn ẹlẹ́gbẹ́ àwọn ni sẹ́gbẹ́kọ́ ní ìní sẹ́gbẹ́ kọ́ ní ní ẹ̀kílẹ̀ kílẹ̀ fọ́lù tẹ́ni lórí ẹ̀ ẹni hmm, ó wà jẹ́ ẹ̀tọ́ so ẹni so ó láwọn àgbà kẹtọ́ pé wàláhì nínú masjid nabkof lè masjid ma fihi wala mal ma fihi wala shay wọ́n bá ń pé ọ̀pọ̀lọpọ̀ òní kò síṣẹ́ ìgbánsìn yíò ọmọ wá sákàkiri ìgbàn iṣẹ́ òní lọmọ wá bí tó ti mọ̀ tíṣà ọmọ tí wọ́n mọ̀ fún 2000 naira lóṣù aláṣẹ́ ní lesson teacher ah ọmọ wá àti ilẹ̀ teacher okay okay okay ma iṣẹ́ ma iṣẹ́ ma ọmọ bẹ̀bẹ̀ lesson teacher káàkiri tó bá fẹ́ teacher 1000 naira lọ́ sàrí bẹ́mọ̀ ní pé ah ẹsẹ̀ ń wo 1000 naira in a month ìyẹn dẹ̀ live but wà inna ma'al usri èyí gbogbo kí ní pẹ̀lú àdíbí alápẹ̀ ẹ̀ só kí ní ẹ̀ṣẹ̀lẹ̀ ń bí ìrìnjẹ̀ ti gbàgbé bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn bó sáà mọ̀ pé táìmù tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ yẹn kóyìn wá jẹun tó máa ń ní àjẹṣà ma kára ma bínú kíníkà kò sówó ẹlòmí ti níyàwó ma bínú kára ma yàwó ní torí pé kò sówó limada lè ayì sí rahma àánú pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù kí n fi ẹwù májì báyìí ó láàmì àtàjọ wà ń gan tàjọ wà ń bí kí a mọ̀ karamara yìí abú ẹwú abú ẹwú ẹlọ ẹkù kí ní báyìí náà ẹ̀yìn òjẹ́ ẹgbúlò ẹ̀dàgbẹ̀ kún òbí jàrí ṣéjọmọ̀ yóò sẹ́kù dè ní jẹmá alhamdulillah nǹkan ti padà wá yàtọ̀ sí dìgbà yẹn bọ́wọ́ láṣẹ mọ̀ ọ̀rọ̀ ní ìsinmi good memories bad memories ni ó jẹ́ pé ẹ̀ abúrẹ́kọ́ mi jàre àmà sí mọ́ sí ń gbà wọn but kíyàn fi sùúrù bá hàl kíyàn fi bá lò amúrù muhimmun jiddan mo níyàwó nlé kò sówó ẹ́kì mo mọ́mọ́ china lọ sí bí ọ̀rọ̀ ìpè ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó because kí ní yẹ reality ni pé gbogbo ẹ̀yẹn náà oníkálùkù mọ mùsàwáyà tó níkálùkù ìyẹn náà tí ẹ̀nà sọ̀rọ̀ ìyẹn sólówó ó láwọn nǹkan mí tó jáwọn nǹkan mí tó ẹkí ẹ̀nà ṣe tí yóò gíṣẹ́ náà nínú ilé but yóò mọ̀ yàtọ̀ síra wọn yóò mọ̀ vary ṣe báyìí àbí wallahi uqsim billahi la ilaha ghayru bóyẹ kí ẹ̀sẹ̀ báyà wọ́n yàn ló lẹ́sẹ̀ bóyẹ kí ẹ̀sẹ̀ báyà wọ́n yàn ló lẹ́sẹ̀ o ní pẹ̀lú àánú mọ́ sọ̀rọ̀ tí ó dá síyàwó má lálàsí má lálàsí kọ́dọ̀ mi ti fẹ́ kí èmi ò fẹ́ kí ẹ̀ máa lo ó dà láàfù lálàsí láàfù tó pé <laughs> ó ní síyáàkì náà máa fi ń lò tí bá ní mo lálà sí obìnrin kéèké bí a mọ́ lọ pápá ọya òre ní ọ sí eré ní lálà sí kọ́ náà ń pè yíò eré ibú náà ń pè yíò òfò lè yíò ẹni tí bá sí bẹ́ òfò náà ń pè náà mẹ́kẹ́ ẹ̀kan ọ̀nà máa yíká ah, kí ló tó sí bẹ́ stop halas sí ẹlòmí wà ah, mélòmílò ẹlòmí tó pé ìgbà tán ẹ̀ṣẹ̀ṣẹ̀ nìkan wallahi àníjọ nìkan ní ẹ̀ṣẹ̀ lọ ń bá ẹlòmí kan kíní kọ́tì ní mẹ́sàn lọ bá ń kan kọ́ ti pé àbú ẹ̀dá ìṣẹ́ tí lọ bá ń kan ẹbá ń kan ẹ̀dá kò ojú òní tí ẹlùmí ìjọ ní káàkiri tí lówó bẹ́ẹ̀dì ọ̀sánjọ́ ló tó rówó bẹ́ẹ̀dì ká <laughs> wọ́n sì wà lẹ́nu agbó lójú agbó tó gbà ẹwà mọ́ wo àwọn obìnrin yẹn wọ́n wà ṣe sùúrù pẹ̀lú yàn wọ́n ni o wàláhì tọ̀yàyà nke ah àbú ẹ̀dákun afẹ́

because ojú yìí ò ní gbà mọ́ ipé ah because yẹn mọ̀ pé àmánà làwọn ọmọ tán wà lọ́dọ̀ yẹn àmánà ah, haula il masakin àmánà masakinu ni wọ́n àmánà ni wọ́n wallahi ẹlòmí ìfẹ́ lè mọ́ ní gúbẹ̀ mọ́ kìkàmá pẹ̀lú ìyàwó rẹ̀ ìgbẹjọ́ kan báyìí àbútí ẹ̀ gbé wa jáde ìjọ kan ẹ̀ ò ní ìgbọ́ kí ni ò rẹ̀ dá pẹ́lú mọ́ rùbí ọkùnrin bí àṣàjá ẹ̀mí ọmọ sẹ́wùjú lálẹ́ bal rùjúlà ní pé kíyàn rùjúlà oníkíyàn láàánú obìnrin ààrẹ iye rùjúlà iye gangan ń pè ní rùjúlà iye gangan ń pè ní ìjọkùnrin kíyàn láàánú kíyàn nítorí àwọn necessities gan ẹlòmíyàn e tí fulfill tán àwọn tó jẹ́ basic necessities tó bí ní need tí ọmọ ní di pampers ni ọmọ ní di kìníkà kìníkà kí o ma sára kiri wọ́n sọ ní pampers ti tán gbọ́n pampers ti tán ẹlọ́ṣẹ́ ìlú mọ́ tún pápá sí ń lò ní ẹ́ bóòlẹ̀ ṣe lò tó fi tánṣẹ́ ìjẹ ni mẹ́ṣẹ́ ìsì oúnjẹ àfíṣẹ́ 50 ló wà nù rẹ̀ kí ní ìwé yé mi náà wọ́n kà sún pápá sí ti tán bóòlù sí tán wọ́n wà mọ̀ kàrà ọmọ kó ti pẹ́ lúgbẹ̀ ẹ́ ó ti tán ẹ́ òkè kí ní ẹ̀ọ̀dẹ̀ ní ẹ jẹ́ kí wá sọ kí ní kàfún yí wallahi uqsim billah èmi mú mú rí pé ọlọ́ọ̀bá sàrọ̀ aláwùjọ wa

alhamdulillah ní kankan ò sí bá lọ àfi afghan ọmọ afghan ló bá kọta kò tó àfà bí ọlọ́jọ́dá fún yín kí ní ètì yẹ báyìí àbí tí ó tó wọ́pù ní kí lọ́dọ̀ ọkùnrin mọ́ ọkọ́ bọ́lá rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó dá wal kalimatu tayyibatu sadaqa ya akhi tálọ̀ bí ó lẹ́tọ̀ sí kalimatu tayyiba tó jẹ́ àwọn ìyàwó rẹ̀ látàmọ̀ rẹ̀ ní al kalimatu tayyiba kọ́lẹ̀ ìsọ́mù fẹ́ ọkùnrin tó ṣe pé láàrin níta ẹ́ olóngbò ni mọ́kàn ni nílébẹ̀ hẹ́ chief general kìíní yẹsà wọ́n ma bẹ̀rí fún un lé ní wọ́n gbọ́dọ̀ tábẹ̀rẹ̀ báyìí bọ́lẹ̀ báyìí wọ́n ti fò mọ́ ah, abẹ́rẹ́ kọ̀ọ̀rọ̀ bọ́lẹ̀ kí ló dé Islam ò fẹ́ wàlìkẹ́lìmọ̀tò tọ̀yíbọ̀tò sọ́dákà àwọn tí wọ́n lẹ́tọ̀ sí sọ́dákà ẹjù àwọn ọmọ obìnrin tẹ́ kú sílẹ̀ òní àwọn ọmọ ọlọ́mọ tọ́lọ mú lè bá ọ́rẹ́sí fídè sílẹ̀ bàbá rẹ̀ nígbàtọ̀ ń pọ́ ọmọ lálàsí rẹ̀ ẹni kí ní kẹsùwà tó máa ń dùn gẹ́lọ ọmọ ẹni pé ní ìsinmi ìwọ ọkùnrin ó lè fẹ́ tí o bá ti lè rí dùn lọ́dọ̀ rẹ̀ inú mi bàjẹ́ lọ ní kí ni ẹmọ ń dùn yẹn gan ẹ jẹ́ káwọn ọmọ yẹn kan rí dùn lára wa náà kò sí tó ṣe kéèyàn délé kí ẹ̀rí kí ìyàwó yẹn bàjẹ́ kéèyàn bá sọ̀hánà kí ló ṣẹlẹ̀ ìyàwó wadakùn kéèyàn fà mọ́dọ̀ pé wá kí ló ṣẹlẹ̀ sọ Ah, nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ èyàn nǹkan bẹ́ẹ̀ àbí òkè mọ́ ọgbọ́n rí inú fẹ́ mọ́ ọgbọ́n àbí òkè òkè kọkùn tún sájáde padà kọ́nà kẹ́kẹ́ kò sí tọ́ ìsàlọ́ sáà sájáde wọlé èyàn mọ̀ èyàn lè rẹ́ nìkan lọ́nà wallahi látàkíyàn sájáde ọlọ́run kẹ́lẹ̀ sàánú ẹ̀kẹ́ wallahi ó mọ́ ìṣẹ̀lẹ̀ náà wọlé mọ́ ìṣẹ̀lẹ̀ dáadáa wallahi mo ti mọ́ mẹ́nìkan tó kọ́ sọ fún mi pé kílẹ̀ kọ́ sọ fún pé àwọn mẹ́nìkan tó pé ẹni ẹ wọ́n ní ìyàwó wà lọ́sítù wọ́n fẹ́ bímọ ọkùnrin ò sì mọ́ tí kò sí òkè kan lọ́wọ́ ọkùnrin dẹ̀ sájáde kó náà sóṣùgbé eh, ẹ mí eventually ọlọ́kàn sálábàpá di owó ó sì ọ̀rọ̀ ó sàlọ̀ ìsanwọ̀ hospital ẹwọ kama yìí látara rahma látara anú abúrọ̀hìmún yorhamobo rahman ẹjẹ́ ká mọ̀ àwọn tó bá ma ń láàánú ọlọ́ọ̀bá ma ń láàánú wọn yorhamu man fil ard yorhamukum man fis sama ẹ láàánú àwọn tẹ́jọ wà láyé aláwọ̀ obìnrin yẹn tẹ́ bá ti ń gbọ́ kí ní àwọn obìnrin ní wọ́n wà áwọ́lá sí ju anybody lọ irhamu man fil ard ẹ láàánú àwọn tó wà láyé na yarhamukum man bis sama ọlọ́wà tí mẹ́sẹ́ mọ́ sánú rẹ̀ lọ́tún ọgbọ́n ọkọ̀ mọ́ sánú rẹ̀ fathu fúra dada tó fẹ́ ziyada tó min al mal ma sánú àwọn tó wà nílé rẹ̀ sọfẹ́ talófẹ́ Uh, uh, well ẹjẹ́ bá wọn tafáwùlù ni kàánà yẹ tafáàlì no tafáwùlù fatuwa rí à ń yẹjú ẹ̀ látàkà sí mọ́ so eh ẹmọ ìmọ̀ inú ìmọ̀ láti yanjú ẹ̀ tó bá ti di after ìṣà ìtíra ní àwà sí tíra ìmọ̀láfin yẹn jú ẹ̀ so kókó ni wípé so ẹwà ogun kaba yẹn ẹjẹ́ fún alẹ́ example kálíbà mọ̀ pé rùjúlà so ní rùjúlà tó nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹdàkùn gbogbo àwọn ibi táwọn nǹkan táwọn fẹ́ bá Muhammad sallallahu alaihi wasallam kana yusabiqu Aisha wọ́n ma Aisha ma ń Aisha ma ń bá wọn sáré wọ́n jọ ma sáré so wọ́n àrin ni Aisha gbáà ah, àòjóró ni ẹgbẹ́gbẹ̀rẹ̀ kó ni àwọn ni wọ́n náà win wọ́n wọ́n báyà bí ẹ̀ sọ lè win wọn ni kò fún sí fún náà but mi bá rí pé láti mọ́ mẹ́ṣẹ̀ pé àwa mọ́ ń kórìíra rẹ̀ kíyàn máa lọ hátà fìlìmọ́ṣì kí ní ẹ̀yọ́ ní kọ́kọ́ hate personally ẹjọ́ lọ dùkẹ́ pẹ̀lú ìyàwó ìwọ lọ ọwá fi bí 10 kìlómítà lẹ̀ sáàríwá ti ìyàwó ọ̀hún ṣe social distancing ṣé kòkó náà mú ọ ni àbúkò kí ni problem gẹ́gẹ́ náà ìyàwó gbé kódé kí ni wọlé ọkọ̀ gbọmọ dání àti báàgì kí ló fi ìyàwó gbé báàgì ó gbé báàgì kan sọ́tún ó gbé kan sósì ó gbé táyé sí ó gbé káìlẹ́ kọ́kọ́ kí ló dé láìṣẹ́ tó fi ọlọ́run torí ọlọ́run wọ́n lẹ́wọ̀n wọ̀ yóò dẹ́dù mọ́rù bí ọkùnrin nípa ẹ̀mí ọkùnrin òun àmọ̀tẹ́ fún ọlọ́wájú yóò sọ pé ẹmúra ni o èyí jayín lẹ́ kò tọ́ jama ó yẹ kó gbàgbé ọmọ káà ókè ókè ilé òkè ilé gbé báàgì tàbí báàgì ìfẹ́ wo jẹ́ òkè ó dàbí ákẹ́ ọgbẹ̀mọ̀ jẹ́ kí n gbé báàgì èyí tó bá wo jù ní kí wọ́n gbé àbí èyí tí ó wà arhamu jù fún ní kó ṣe èyí tí ó wà arúfàkù jù fún ní kó ṣe rántí ìgbà tó fẹ́ fẹ́ tó ń fò káàkiri kí ni mo ń dùn ẹ̀rọ ní ah, mo fò tó bá fẹ́ tẹ́nì síbá yóò ẹwà mọ́ social distance kí a lọ fẹ́ sí gbàmí ẹjá bẹ̀rù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́lẹ́ hálì ló ma wọ́sì sí wallahi tí yóò bá mú jù tó pé kíyàn láàánú àwọn ènìyàn ṣe n pé dùá táwọn ọmọ ẹbá ń ṣe fún yà nínú àwọn dùá tó mọ́ wà mustajaba jù nítorí dùá yẹn wọ́n ṣe látara pẹ̀lú inú dídùn ká àbú kódà ọ̀rọ̀ tó dá ń bẹ lẹ́nu àbú àbúẹ́dàpọ̀ afẹ́ ránkà báyìí ẹ̀ ẹ̀wọ̀ ok kò sí wàhálà inshallah ọlọ́run ṣe wọn nǹkan báyìí lánídì ok ok kò sí ẹbá mọ́kọ́ ẹbá mọ́kọ́ ó dẹ̀ sẹ́ndẹ̀ sí whatsapp ní ẹsẹ́ndẹ̀ ẹmọ́ ọ̀rẹ́ ẹmọ́ ọ̀rẹ́ ẹkọ́ ẹsẹ́ndẹ̀ ẹkọ́ ẹmọ́ ọ̀rẹ́ ẹsẹ́ndẹ̀ ìyẹn lówó ẹbọ̀ ẹkọ́ ẹ́ mọ̀rẹ̀ tí kìnnì kan bọ̀ àti mọ̀rẹ̀ tí bọ̀ ẹmọ́ ọ̀rẹ́ ẹmọ́ ọ̀rẹ́ kìnnì kan inú wọ́n lẹ́nu wọ́n mọ́ ń dùn pé ok ok ok àbútí ní akọ àbútí ní akọ ẹ̀mí tí ń lówó <laughs> but almohim ni pé inú wọn dùn kọ́lọ̀ tó bá padà ra kìnnì ẹ̀nà inú wọn sì dùn jùkọ́ wá lọ́lọ́ sí ilé ayé wọn dànù lọ kẹ́kọ́ bí ẹ̀yìn tẹ̀ ní súnjẹ́ ìdàbí àwọn obìnrin sàábà kí ní ò dáun ẹ̀dàkù kí ní ó jọ bí eré ó jọ bí eré ó jọ bí kọ́mẹ́dù wọ̀láì kí ń ṣe rí ọ̀rọ̀ tó wà very serious ni ẹlòmí ní bí ẹ̀mọ̀ bẹ́ẹ̀ tí ma ń ṣe lómi ní pé ẹgbùn e nóòtù kìíní kan ẹlòmí ma ń rí pé obìnrin ò dá ike bí obìnrin ìgbà tó ń fẹ́ gbà tó ń padà wá fẹ́ tán wọ́n á rí pé kò ṣe dáadáa náwó lé lórí kó lè bá ṣe dáadáa tó bá náwó lórí obìnrin wà láyé òṣìṣì ẹlùmí o èyàn náwó o sí anything o ní o sí responsibility kankan lórí lórí ọmọ yìí ó dẹ̀ expect pé kó like kó bá in the very good condition kò possible now sí yẹn lè gbin ẹ̀fọ́ ó lè gbin ẹ̀fọ́ kọ́ ló fẹ́ kálùbọ́sà ó lè gbin ẹ̀fọ́ kó ló fẹ́ ká mángò náà kò possible kò jọra wọn so kí yẹn gbìyànjú òkè nǹkan bá mo ti fẹ́ lè náà mo ti fẹ́ alhamdulillah ìdókùn ní pé òkè ìtọ́jú àwọn nǹkan tó bá tán bá nìdí àwọn obìnrin náà yóò mọ̀ ṣe wà sí fáwọn náà káwọn náà bẹ̀rù Ọlọ́run Ọba káwọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ẹ má ti ọkùnrin lọ síbi ìṣekúṣe lọ síbi yahoo ah, o lé bùsù látara dọ́kù obìnrin dọ́kù ìyàn tún yẹngbọ́dù alhamdulillah láwùjọ tẹ́rìbíà lọ lójoojúmọ́ àlàyé nǹkan báyìí ah obìnrin ẹjẹ́ bẹ̀rọ lọ ah obìnrin yẹn wá mú kí ní ẹ̀gán gbogbo wọ́n fẹ́ mú lùgbà ọkùnrin gan lọ kí ní ẹ̀dẹ́n dóyàn gbá ọdún kọ́ obìnrin mú àwọn so kébì ìwọ náà bímọ obìnrin àbí ọláwọn àbúrò obìnrin àbí bóyá ọlẹ́gbò obìnrin ìyá àrí obìnrin làwọn náà ìyẹn bí yẹn ṣe máa ń káànú àwọn ènìyàn ṣe gbọdọ̀ káànú àwọn ìyàwó rẹ̀ ọmọ mi obìnrin yìí òun náà padà dàgbà débì kanjọ́ kan tí mo fẹ́ fi lọ́kọ sínú ni ó dùn kọmọ̀ yẹn a pè mí kájọ mọ́ sọ̀rọ̀ lórí fóònù kọ́ mọ́ ló ń bí voice ọmọ yìí pé inú olùdó mi tó wà ní honestly gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó bá lábúgbò bí kan tó wáyé pé bí ọmọ inú olùdó bí inú tẹ́ inú nídùn kódà tí ẹ̀bá ìyá bí ìyá yẹn wà ní ọkọ̀ tí dájì bá ń ma ìyá yẹn sẹ́nu rẹ̀ dùn bọ́kùnrin ṣe rí ní ẹ̀ àwọn tó bá ti já àwọn zawul arhamu rẹ̀ zawatul arhami lóbìnrin àwọn tó bá ti já wọn bí ìyá bí àbúrò bí ẹ̀gbọ́n àfi kí ní wọ́n máa dùn nínú tí ẹlòfin máa dùn nítorí protection tọ́lọ̀ ti dá sára ọkùnrin that jealousy yẹn pé ah kí ló dé ẹ má fi àjọ mẹ́yìn náà ọmọ ọlọ́mọ but ọmọ tí wọ́n náà wá gbé sílé tí wọ́n náà fi àjẹ nǹkan ọmọ tí yóò lánàá ọmọ tí yóò ní bá sọ̀rọ̀ gidi kò dá o wallahi kò dá rárá kí yẹn jìnà sí kí obìnrin má ní àǹfàní àti bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ nú lé bá àbú mo ní àwọn ẹ̀dùn ọkàkẹ́ tí mo fẹ́ mention mention rẹ̀ gbàmí olè kọ́lù jẹ́ ẹ̀kẹ́ tó àfilm sí sáàjú sọ voice ẹ̀ ó fẹ́ sọ nǹkan tó and also mo mention ẹ̀kan náà ìgbà ìkébí ànẹ́bùsọ̀lọ̀sọ́lá wọn sábà kọ̀ yàwá Aisha radiyallahu anha wọn ìyẹn ó ń tọ́ka lórí pé like mudabatu an-nisa waz-zawjat bí kí ẹmọ̀ bá wọn ṣeré kí ẹmọ̀ bá wọn ṣàwádà èyàn kí wọ́n lé kí nílé wá dọ́ọ̀lù kí nílé kò dá kọ́kùn wọn lé kí nílé wá dọ́ọ̀lù kó wá kárí gbáǹkó ṣẹ́ṣẹ́ láti gbáǹkó ni wọ́n ni kámọ́ ní pé èmi èyí ṣeré ẹ̀bà ń gbé kìtàbù tàwídìí tèmi kò ṣeré nílé ẹni bọ́ọ̀lù tó bá lè rẹ́rìn-ín ẹmọ́ sí bẹ́ o so èyàn mọ́ ń kọ́rọ̀ ok èmi ò ló ok ẹkàn jẹ́ kájọ jáde gbé mọ́tò mi ò ní mọ́tò ẹlẹ́jọ́ lọ́ra nǹkan kọ́lẹ̀ ìlú pọ̀ ó fẹ́ lọ́ra nǹkan bẹ́ ẹkàjọ́ lọ ẹlọ́ra nǹkan ní ìṣókọ́dà halas ẹjọ́ lọ́ra nǹkan lókè ẹṣókọ́dà halas very simple things ẹjúkú mọ́ sọ lọ́kà ìwò nǹkan mẹ́rin ẹjọ́ ń jáde àgúbíà sómọ́lẹ̀ à ẹnìkan ẹni tó kọ́lẹ̀ à ilé yìí kíníkan sómọ́tò èyí ó mọ̀ discuss kìí ṣe pé wọ́n kàn ní kọkàn mọ́mọ̀ kakọkọ̀ sáà só mẹ́lẹ̀ kọkàn máa fi àjẹ́ èyàn tó wọ́n ní kẹjọ máa gbé kẹjọ ní ẹ́ harfun lakún ni harfun ni àdẹ́ kọ́fù ìlẹ́jọ jẹ́ fúnra yín ẹ̀dọ́kà mẹ́jẹ kí ìlú ẹ̀kú so bí ta sí fa inna ma'al usri yusra so inna ma'al usri yusra fa idha faragta fa fansab ay idha تفرغت من أشغالك ولم يبق في قلبك ما يعوقه فاجتهد في العبادة والدعاء كمان gbàtọ́nà wọn sọ fún nàbí tàbí má bànújẹ́ nǹkan báyìí sí báyìí láti báyìí báyìí báyìí báyìí fún adé mẹ́ṣà àwọn nǹkan tó tún jọ bẹ́ẹ̀ nínú sọ́tù dọ́ha nínú dọ́ha tó á mẹ́ṣà àwọn nǹkan kọ̀ọ̀kan hátà tààlùkù wà mọ́bà sí bẹ̀ inṣáàlá so fa idha faragta ay idha tafaragta tafarrogot aw tafarrogita min ashgolik walam yabqa fi qalbika ma ya'uqu tó bá ti parí àwọn kan tó ń ṣe kò wá sí nǹkan kan tó ń dààmú mind ẹ mọ́ mind ẹ free alhamdulillah ẹ̀hẹ́n fajtahid fil ibadati wad du'a wá lékún wá sí ìgbìyànjú lórí ìbádà ti wa ila rabbika farghab ay ila rabbika wahda sórí ọ̀dọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ nìkan fárọ̀bá ay a'adhimi rabbata fi ijabati du'aika wa ijabati du'aika nam wa qabuli ibadatik wa ni rọ́gbà kí náà gbẹ̀rẹ̀ rọ́gbà oní ni àbọ̀rọ̀já ìrókan bókẹ̀ pé rọ̀já yẹn ó tún ju rọ̀já like ìrókan tó ní agbára ní oní rọ́gbà wa ni rọ́gbà ìpẹ́ ọlọ́wọ̀ba subhanahu wa ta'ala yóò dáhùn àdúrà ìjọsìn àwọn ìjọsìn rẹ̀ wala takun mimman idha faragu wa tafarragu la'ibu wa a'radu an rabbihim wa an dhikrih fatakunu min al-khasirin fatakuna min al-khasirin fatakuna min al-khasirin mọ́ wà nínú àwọn tó ṣe pé tán bá ti bí á nǹkan bí á ráwọn nǹkan kọ̀ọ̀kan tó ń dàmú máìdíọ̀ tó bá wọ́n wà wà nínú àwọn tí wọ́n ti parun fàkọ̀dìkíl wọ́n ni inna ma na kọ́lì wọ́n ni ìtumọ̀ ọ̀rọ̀ wípé fàìdá fọ̀rọ̀ta mina sọ̀láti wa akimalta fánṣọ́bẹ̀ ila du'a wọ́n ni ìtumẹ̀lẹ̀ kejì ní pé tó bá ti parí sọ̀lá ń kọ́wọ́ a او لا لا لا الشرب نعم سو عفوا وني وني والى ربك فارغب في سؤالك مطالب آه، بسؤال مطالبك واستدل من قال بهذا القول على مشروعية الدعاء والذكر عقب الصلوات المكتوبات والله أعلم بذلك wọ́n láwọn tí wọ́n sọ̀rọ̀ ìgbẹ̀yìn yíò àwọn làwọn tó sọ pé ó bá ṣẹ̀ríà mu kí ẹ má ṣe dùá nígbẹ̀yìn gbogbo sọ̀làwàt wallahu a'lam tammat bihamdillah naam naam imamu ṣe kí tí máa wọn kàmínà wọn bí wọ́n ni ولم يبين المراد بالنصب في بأي شيء فاختلف فيه ولكنها أقوال متقاربة النصب هي ما سكوكو سالي النصب نكي نصب نكي التعب والتعب بعد الاجتهاد التعب بعد الاجتهاد نصب ni kó rẹ̀yìn lẹ́gbà tí a ti ṣe ìgbìyànjú kàtán so wọ́n ní pé wọ́n wá yanjú irú nọ́sọ̀bù ní kí ẹni ṣe fún dúníà bí fún ákírọ̀ wọ́n ní ìtorí ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn àfà wọ́n sàlàyé ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àwọn mí sọ wípé àdùáù bá dẹ̀ alfàrọ́gì mìnà sọ́lá imam sáà dínà sọ́yà àbí wọ́n ni wàfàkíl wàkílà lómi sọ wípé ànáfílátú mìnà alfàrídọ kí a ṣe náfílà lẹ́yìn gbàtẹ́ bá ti kí wọn ọ̀rẹ́yàn tán wàlẹ́dì wọ́n ni àmọ́ èyí tó ṣe pé ọlọ́rọ̀ ìwà general wọ́n ní túnmọ̀ ọ̀rọ̀ yìí ni pé

min al-qawl ìbẹ̀rẹ̀ ni a parí tafsiru surati ash-sharhi ibẹ̀ la parí ẹ̀sìn insha Allah naam kin time 46 di sura tó kù ni suratu ad-duha bó tí ìbéèrè bá wà mí ní wùlẹ̀ wọnú nke naam so wọ́n ní pé nígbà tí wọ́n ṣe tafsir Imam Shinqiti sọ bí wípé wọ́n ní walladhi yashhadu lahu al-Qur'an annahu tawjihun 'am bil-akhdhi bi haddi al-akhirah ba'da al-faragh min amali dunya pé tẹ́ bá parí iṣẹ́ ayé normally èyí ó ṣiṣẹ́ àwọn bèèrè pé ṣe ó bá ó lọ pẹ̀lú ayà pé wala tansa nasibaka mina dunya bẹ́ẹ̀ni ìtumọ̀ ní pé má gbàgbé ìpín rẹ nínú àwọn nǹkan tó ọkọ̀ wá nínú àwọn ọ̀rọ̀ ayé wala tansa nasibaka mina dunya bẹ́ẹ̀ni ó lọ pẹ̀lú tàujíhù yìí ipe tàujíhù na áàmù ni ipe ó lọ pẹ̀lú ipe ìtumọ̀ ní mina dunya famin babi aola má gbàgbé ìtumẹ̀ ní pé ẹ̀kọ́ lọ́nà ká mọ́ ìsẹ̀jọ́sìn mẹ́rin ni wọ́n ní pé àmọ́ òkè mọ́ wà gbàgbé nà sí ìbùrẹ́ náà nínú ayé ìyẹn fi rílẹ̀ pé ẹ̀sìn gangan ní pìlẹ̀ ìyẹn fi rílẹ̀ pé ẹ̀sìn gangan ní kíni ó ní pìlẹ̀ àmọ́ mọ́ gbàgbé nà sí ìbùrẹ́ nínú àdúnìyà mọ́ fi dúnìyà ṣe asùlù alìkìyàmà ní kíyàn fi kíni kíyàn fi ṣe asùlù in tó ni ó wá inṣáàlá náà ẹni rántí yusroini bẹ́ẹ̀ yusroini usurun yusroini ìpè usuru kan kọ́ kò ní borí yusuru méjì náà èyàn gbé èyàn fẹ́ ṣe nǹkan ok náà wọ́n ní èyàn gbèrò láti ṣe nǹkan ọlọ́dẹ̀ sọ fánà kòrán fìtẹ́ bá sì gbèrò láti nǹkan ẹsọ inṣáàlá so uh, ọlọ́dẹ̀ sọ nípa àwọn inú suratu annun àbí wala yastathnun àbí wala yastathnun ayi wọ́n sí stephen wọ́n sí inṣáàlá so wọ́n ní pé èyí padà wọ́n rántí létà sí ẹ̀rí padà sọ bẹ́ẹ̀ ni ẹ̀rí padà sọ pé ah ṣẹ̀fẹ́lẹ́gbẹ̀ náà sọ inṣáàlá lẹ́ẹ̀kan because amru ni wọ́n ní ká sọ inṣáàlá tí wà bẹ́ẹ̀ sí nǹkan ah, máa sí nǹkan báyìí inṣáàlá ní wọ́n pé ah subhanallah astaghfirullah ní wọ́n sọ inshallah ìyẹn lè wá sọ ńgbà yẹn láti fi àkọ́kàrí kò sí tó ṣe inshallah wallahu a'lam náà ní ìsìnkú sí ẹ̀lẹ́ mẹ́ṣẹ́ lọ́nà wípé àtàkù kíyàn jáde ilé àgbẹ̀ ìyẹn lè ṣe lọ́nà bẹ́ẹ̀ ìyẹn lè ṣe ẹ̀mí sí tó ṣe inshallah gbogbo ẹbẹ̀rẹ̀ àwọn tó bá kíyàn sí ló jẹ́ pàwọn ìbàdá pé bí i tí èyàn bá gbàgbé àti ṣe láwọn táìmù kan tí èyàn padà rántí létà yìí lè ṣe láwọn táìmù yẹn náà mo fẹ́ kùn lébà wùdẹ̀ mọ́ ṣe àfikà gidi kùn lè máa ah ní ìyàn ṣe àfikà lẹ́ẹ̀kan ìyẹn lè sọ́lú jẹ́sẹ̀ báyìí náà ṣe báyìí àbí kò sí tó ṣe bẹ́ẹ̀ inshallah náà yes àwárí sàn tí lẹ́sẹ̀ 12 Eh, ọlẹ́ẹ̀kan jí 12 lóòrùn pé ṣe kalima ṣe àtkar èyí tó máa ń dájú pé tí ma fẹ́ ṣe àtkar kíyàn ní wùdú kíyàn ní wà bọ̀ kí o bá ní wùdú kò sí kó sí kíyàn ṣe àtkar ìyàn kan lè jí kò kàjí lóòrùn náà ni àwọn òkùnrin yára máa yẹ subhanallah bihamdi subhanallah alazim la ilaha illallah ìyàn kan ṣe dùá ìyàn kò sí kíyàn kọ́bà náà kíyàn kọ́bà kìkí ṣe ṣẹ́rùkù fún kíyàn ṣe àkíyàn kò sínú ṣùrútù ẹ̀wé kíyàn gbọ́dọ̀ wà kọ́bà dì kò sínú ṣùrútù ẹ̀wé kíyàn ṣe kíni gẹ́bẹ̀rẹ̀ àwọn àtikárì tàbí ṣe ok ẹwà àtikárì tàbí ṣe tíyàn bá fẹ́ súnmọ́ bẹ̀rẹ̀ àtikárì wà tíyàn gbọ́dọ̀ sí tíyàn gbọ́dọ̀ sí sí ìkọ̀kọ́ wá ṣe tíyàn bá wọ́sọ náà ni <laughs> ṣe báyà rí èyàn ó ti èyàn tẹ̀ sí lè gbàgbé gẹgbà wo so èyàn ó sì yàn wò náà ni ẹwọ́ tí ma fẹ́ wọ tọ́ílẹ̀tì ṣe báyìí àbí bíyẹ̀ tí kọ́kọ́ bọ́ sọ rẹ́jì ìyún ṣe náà so in tó ìtẹ́ ìbá ní pé kíyàn ń kọ́kọ́ bọ́ ọwọ́ yàn kíyàn tó lè ṣe àdkár obìnrin ò ní lè ṣe àdkár kẹkẹ mọ́ tí wọ́n ṣe báyìí àbí because gbogbo bíbẹ̀ awọ́rọ̀ ni awọ́rọ̀ ni fóbìnrin obìnrin wà nulé kò ní ṣe àdkár mọ́ ara ti ẹni so lẹ́wẹ́ kíyàn ṣe àdkár kíyàn mọ́ sọ àwọn words of remembrance kíyàn kọba awọ́rọ̀ kèkí ń ṣe ṣarútù fún hátà kìrọ átùlù Kùránì kìí ṣe ṣarútù fún kìí ṣarútù fún hátà ikọ́ mẹ́ bẹ́ẹ̀ náà ẹgbò sí tó ṣe èyàn ma ṣe lọ ní gbogbo hálì tí a bá ti bára ẹ̀ kí a ma ṣe rántí Ọlọ́run Ọba ni so mo kàn jí à mo ti lára tẹ́lẹ̀ mi sọ́rọ̀ alámá kí a ma ṣe àtkárù lọ kí a ma dákẹ́ so yí báyìí àbí والله عايز نعم ok ṣe singlet ṣe bí singlet èyí lè bí singlet kíhùn èyí lè bí singlet kíhùn because yes Oh bọ̀ ọ̀rọ̀ because ọ̀rọ̀ ọkùnrin láti bí lókè sówọ́ lọ sí ibi ìsàlẹ̀ rúkúbà òkè ìdodo wá sí ibi ìsàlẹ̀ orúnkún òtún ẹgbẹ̀rẹ̀ ìwọ̀dọ̀ kọ́bà orúnkún yìí tí ó kéyàn àtọ́ mọ́ wọ short eh, níkà wá kírùn tó mọ́ tó fẹ́ ṣe gùnkún àmọ́ fàṣẹ́ ìsáyẹ̀ díẹ̀ díẹ̀ because yóò máa sí lọ́wọ́ ẹ̀yìn náà so pọ̀n tó ṣẹlẹ̀ pé nínú àwọn awọ́rọ̀ fi sọ́lá ìjìká torí àdífì wà wípé ànẹ́bì sọ fún ẹ̀bẹ̀ kíyàn bo ìkanú àwọn ìjìká ẹ̀ eh, eh, mankibain àbí atik yìí gbọ́dọ̀ kírùn láì ṣe pó fi kì níkan sórí ìjìká so tí ma wọ singlet ìran mọ́ handkerchief wo <laughs> handkerchief wo jàbọ̀ bí ọ sáà móbi tó wẹ̀kọ́ sáà jú sẹ́gbẹ̀ àbásọ̀ gbóra ọkà sáà àbọ̀kàn fi kọrùn ọkà wé mọ́rùn ma kírùn lọ́n ti ẹwọ̀n ní problem tí ó bá yàbí so pẹ̀lú pé síngẹ̀ẹ̀tẹ̀ kò gbọ́dọ̀ tó jẹ́kà tí ó fún bùkọ́ tó bá fún ṣébù ti ṣó àwọ́rọ̀ náà onye bá yàbí ẹ̀ẹ̀rẹ̀ Now. Eh, sí singlet Now. ṣéyùn bẹ́ẹ̀ ẹ̀ olóòrùn pé ilé ìsàlá ike kó mọ́ ṣìbọ́n náà lọ́wọ́ ẹ kò kọ́fà rẹ̀ lé ìsàlá átíkì hì ṣe ìwòrán so átíkì níbi ìbáyìí singlet ìwòrán kọ́fà jù bí lọ ibi ìdúró aṣẹ́kùn nǹkan má fi ìṣe ṣe báyìí àbí so èyí tó wà áhàwà tìlẹ̀ ìgbẹ́ kó dá nǹkan búra kó kọ́fà ìjìká ẹ́ kó kọ́fà ìjìká so kí a bébì sí reason reality ló ṣe lọ́nà lọ́ọ̀lọ́ náà nítorí yóò jẹ́ transparent ọmọ fún ẹ̀mọ̀ transparent ẹ̀sẹ̀ alájẹ̀ bẹ́ẹ̀ so àbáṣẹ̀ ilé fáyàn tọ́ntọ́n tẹ́mọ́ fáwọn èèyàn agbádá tí ó gbó ikùn ó sílẹ̀ àwọn yóò kàn ṣeré àwọn yóò kírun <laughs> wọn ò kírun wọn ṣeré nì àwọn àtàmà ń wọ agbádá tí ó gbó ikùn ó sílẹ̀ báyìí yẹn gbogbo ikùn lẹ́gbẹ̀ẹ́ yẹn kí lè mọ́ ń dùn mí gan kò tí ẹ̀ nídìí kan fódì ẹ̀ wọn kọ́kọ́ ní ẹ̀wọ̀n náà tí ó yẹ kán wọ singlet at least singlet sínú sítorí ibi àwọ̀rọ̀ níbi náà ẹni lẹ́mẹsẹ̀ náà ní tí ẹ bá wà ní hajj àbí umrọ mọ́kà ibẹ̀un ọ́tẹ̀ òbí àwọn kò río àwọn òṣẹ́ ìgbà pàwọ́rọ̀ wà wọ́n ni ẹlòmí yóò kàn owó tí kò báyìí aṣọ tó yóò sì fi kọrùn gbogbo kùn báyìí àwọn yóò yọkùnlẹ̀ bọ̀ọ̀lì káàkiri <laughs> kí lè mọ́ bí nípa kí ló dáyìn wá yọkùnlẹ̀ kì ló báyìí ní kí ló mọ́ tó máa ti wà ní tó máa ti wà yọ̀rọ̀ mo kò sí àwọ̀rọ̀ mọ́ tó máa ti wé ti ìró máa ti ró ìró báyìí ẹ́ mú kàn fi yàn kọrùn báyìí gbogbo bí sílẹ̀ whereas èyí tí wọ́n wẹ̀ gan àti lórí ìdòdó ló ẹ̀kẹ́ ti jẹ́ kó kọ́fà lọ káàmù ẹ̀kan fi kọ́fà ara wọn ààrí gbọ́dọ̀ sílẹ̀ náà o ààrí gbọ́dọ̀ sílẹ̀ o àwọ̀rọ̀ sí remain ní àwọ̀rọ̀ ṣe ibá yà rí wallahu a'lam náà wọ́n ní kí sí ẹ̀lẹ́fi ìkúté pa ẹ̀ poison pa ìkúté kí ẹ̀fì só ń jẹ kó lè bá kú annabi muhammad sallallahu alaihi wasallam wani inna allaha kataba al-ihsana fi kulli shay'in fa idha qataltum fa ahsinu al-qitla wa idha dhabhtum fa ahsinu al-dhabha falyuhidda ahadukum shafratahu walyurih dhabihata so annabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ pa so wallahu alam tó ẹ kí bóyá ọ̀nà tí ẹ̀lẹ́ fi rí bí yanjú èkúté òun náà ní pé kí ara gbé májèlé kalẹ̀ kékulé bá jèlé <laughs> ẹ̀kí májèlé lòun ikú àpàdà jèlé tọ̀ kò sí tí ó sí wallahu alam tó ẹ kí bí ọ̀nà tó wà á sánù jù náà nù ṣe mẹ́rin tàwọn gọ́ọ̀mù yẹn ń kọ́ ah, àwọn gọ́ọ̀mù yẹn wọ́n mọ́ ń rí bákàbákà tó mọ́ ń fi ara burúkú ni wọ́n ẹni tó fọ́nì pé àmì wọ́n jọ mọ́ ń gbégọ́ wọ́n mọ́ ń gbégbé ní gọ́ọ̀mù lọ like wọ́n gbé lọ kọ́lá lórí mọ́ ń kọjá lórí ẹ̀gẹ́ wọ́n ti wọ́n ti kọjá pim láti tóbi ládá àwọn kọjá lórí ẹ̀dà ni àwọn ti <laughs> wọ́n láì kúrì tì ní ákùlù ní wọn bẹ́ẹ̀ no àwọn náà mọ́ ń gbẹ́nà wọ́n sọ pé kí ní èmọ́ ń pa wọn kọ́lá ni yóò kọ̀ra gbẹ̀gbẹ̀ kọjá ni ẹ̀ẹ̀rẹ́kùnrin ni wọ́n sẹ́sì pàkúté fún yóò sì jẹ ẹja yóò jẹ ẹran pàkúté ò sì ní ta yóò jẹ ẹja yẹn tán pàkúté ò dẹ̀ rí mímẹ̀ kọ́ kò ní mú bọ́ta náà wọ́n ń gbẹ́ wọ́n ń pè yìí gbà ìdẹ̀sẹ̀ ń pa wọn so tẹ́ pé bí ní ìsinmi ìwà àwọn ẹ̀fọ́ báyìí èyí ó fi ti lé ni ó fi pa wọn èyí lọ pé àà bú fẹ́ pa dáadáa ká wọn parẹ́ ọ̀kọ̀kan ọkà pàtẹ́wọ́ pàtẹ́wọ́ pàtẹ́wọ́ ọ̀ nípadà rí pọ̀ ní ọpa náà ni wọ́n lẹ́wọ̀ Christian yìí wọ́n àdíkà tó bá ń pọ̀ jù lè rántà àfá àti pàtẹ̀wọ́n nílé pẹ̀lú so tó bá kó bí ọ̀nà tó dáa jù ní ẹ báwọn ọ̀nà káwà tí ó dábí àbí olóngbò èyàn mọ́lógbò sínú àkùnrin àwọn fọ́mọ́lẹ̀ kí ló dé kúrẹ́lítì ní ẹ̀nà kúrẹ́lítì àbíkẹ́lẹ̀ mi sọ pé àwọn màlúù wọ́n jẹ oko wọ́n jẹ oko ọwà da poison lẹ̀ sínú oko àwọn màlúù wá jẹ wọn traumatized wọ́n dẹ̀ gbé kọjú sí àmàlú báyìí wọ́n dẹ̀ ń fáyà màlú lọ la ilaha illallah ṣe tó fọ́nì ni ànílà ìpẹ́ mú sí ń gbọ́ lẹ́kṣọ́ ṣe kàrẹ̀fàt níbi kìtàbù zaka ìmìnàtúlà aka nígbà ó dẹ̀ ṣe rí èyí gbọ́dọ̀ dún níbi ọ̀rọ̀ ìmà àwọn nǹkan míì wà tó kò bóyá ọmọ ọmọ àbútọba tó lọ kọ lọ́fìmá ẹ̀kọ́ àwọn sọ pé àwọn fúlàní ẹran àwọn olóko à ara o tọ́ bá ní oko ọgbùdọ̀ máa ṣọ́ oko rẹ lọ́sàn ẹlẹ́rìn gbọ́dọ̀ máa ṣọ́ ẹ̀rìn rẹ̀ lóògùn bó ṣe wà ní ẹ́ ẹ́ balance ẹ̀yìn ṣe ẹ̀rùn wà ní jáde àwọ́sàn wọ́n di domestic àwọ́sàn <laughs> wọ́n di kí náà ń pa àwọn ọmọ cow get inside àwọn màlúù get inside so onímọ̀lú ó dá tí ẹ̀ ìdí ó kẹsẹ̀ ni pé ìwọ̀lọ́mọ fẹ́ǹsì sókò rẹ̀ lọ gba security síbẹ̀ tọ́ ọwá wà ń bẹ̀ fẹ́ǹsì wà ń bẹ̀ wọ́n tún wá fọ́ fẹ́ǹsì wọlé ọ̀rùn ó ti kílẹ̀ bí ẹ̀hún alágbàkó lẹ́yìn gbókó tó wà tó wà nílẹ̀ẹ́lẹ̀ báyìí àfúkò òjòkó tí ó kó àfúkò òjòkó tí ó kó pọ́sílì ìṣàlà bí àwọn àlàyé wà lórí ẹ̀ lórí ọ̀tọ̀ ọ̀rọ̀ zaka ganú àmọ̀ sáyẹ̀ta gbùdọ̀ sàlàyé fáwọn yẹn ni kalmà pípò láti mọ́ yọ zaka àtàwọn ni sọ́bà tí wọ́n wà ń kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀lẹ̀ ti mọ́ bá eh, hadith yẹn so ní bí ìwọ̀dọ̀ wà very careful Do, masala ni ọ̀rọ̀ àfáà pọ̀ lórí ẹ̀ bọ́ n tí ọ̀rọ̀ padà rinlẹ̀ sí tí jù hù gan wà lórí ẹ̀ tó dẹ̀ wà òun ló wà akwájú o ní pé bí léèlì ẹni tó bá ní ẹran kó tún fi ẹni pé àwọn ẹran tó bá ń lọ ń ta lọ́sàn tó bá jẹ nǹkan animal eh, animal animal abuse níká ẹ̀rẹ̀ yìí ìmọ̀ ń jẹ búrẹ́dì ẹwà mú ẹwà fún àbí àwọn ọ̀nà búrúta ẹ̀mọ́ fi ń gbà pọ́níṣẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tẹ́sì fẹ́ rẹ̀ mìíràn wọ́n wà so láìlọ́n ma nídìí ọ̀nà tẹ́fẹ́ fi ń pọ́níṣẹ̀ ẹ̀rẹ̀ tí ṣe ni ẹ̀rẹ̀ yóò ó lè sáré láti ilé tipa gàrà <laughs> ẹ̀rẹ̀ yóò mọ̀ rí tẹ́nì kan lé òun lẹ́yìn òun mọ̀ <laughs> <laughs> lálọ́wọ́ wọn sì ní yọ ìkẹ́nà tẹ́nìkan sọ ní tí ìrẹ́ yìí orí tẹ̀bọ́n sọ pé tẹ́wọ́n sí pé wọ́n mú pẹ̀tró ibi ẹ̀yìn ẹ̀rin báyìí wọ́n wà fi nù ú lọ lẹ́yìn báyìí wọ́n ló lè sáré láti ibi depo sọ́fíìsì <laughs> lọ́tọ̀ ní dúró yóò kà máa sá lọ ní pẹ̀tró wọ́n fi látọrun bí wọ́n fi sọwọ́ wọ́n fi nù láti ẹmọ bí ẹ̀yìn ibi egun ọrùn wọ́n fi látọrun wọ́n fi nù lọ lẹ́yìn báyìí <laughs> ọlọ́run kí ní yóò mọ̀ tutù mọ́ lára yóò mọ̀ sẹ́yẹrí gan so àbíká so okùn mí wọ́n so okùn mọ́ ní ẹsẹ̀ wájú right àwọn àso mọ́ ní left tẹ̀yìn yóò fẹsẹ̀ kọ́ra báyìí àbíká so igbá mọ́ ní ẹnu yóò fẹsẹ̀ kọ́nkọ́nkọ́nkọ́ àbíká so ẹ̀rí ètè kan so agolomọ́lẹ́nu báyìí wọ́n so agolomọ́lẹ́nu báyìí ẹ̀ nífẹ̀ẹ́ so yes ìwọ ló ẹkọ mójútó àwọn ẹ̀rìn yẹn tó bá tún wọ́lẹ̀ tó bá lọ jẹun lọ́sàn ìwọ tó bá ní nǹkan ọwọ́ lọ́gbọ̀dọ̀ mójútó sẹ́rí fẹ́ìdàkẹ́lẹ̀ wà ń bẹ̀rẹ̀ ní pé sẹ́rí ò fẹ́ ká gbára lé pé tó bá kú lè débẹ̀ wọ́n lè gbọ́dọ̀ mójútó ẹ́ ìrìnkílá látàwákàl akàdíjẹ̀ ń jó ní àbí so mọ́lẹ̀ kọ́ agbára lọ́lọ́run ló jẹ́ pé o lè tó bá jalè ọ̀dọ̀ sí kí á nà àgbọ̀ ti gbọ́ ilé yìí bàtán sàlàyé ọ̀rọ̀ ọ̀gbàtán sàlàyé ọ̀rọ̀ masáàlì kíyàkọ̀ ẹmọ́ bí i tájá ìlá tábájá lè wọ́n kàn gé lọ́wọ́ gé kí lọ́wọ́ tó kódà tí kí ní ẹ̀bá ọwọ́ tó ẹkẹ́ fi gé lọ́wọ́ tó bá jí pé ọlọ́wà non-china tí wọ́n ní gẹ́ni lọ́wọ́ mọ́tò mọ́tò price mọ́tò wọ́n tàbí gẹ́ni lọ́wọ́ wọ́n náà wá pàkì mọ́tò sí títí bẹ̀ ọwá fi kí sí lẹ́nu ọsílẹ̀kùnlẹ̀ ọwá ní ọlọ́ọ̀bá ó máa sọ ọwá ní ìfẹ́ lọ sí lọ́wọ́ ni ọwá fílẹ̀ sí títí bẹ̀ ọwá tó kọjú rẹ̀ sí tó yí pé express wọ́n mú ilé street orí ó kàn tẹ̀rí kan lọ ni àwọn ajímọ́tò a ní ha wọ́n jí mọ́tò mi o tán bá mẹ́ni ẹ̀wọ̀n ní gé e lọ́wọ́ wọ́n káfíyà jẹ́ ni tó wò pé because kátó lè gíyàn lọ́wọ́ ó gbùdó jẹ́ pé ní ẹwà mú nínú máa fádọ̀ ibi tọ́ ọtí kípẹ̀ ọtí gbé mọ́tò wọlé ọlọ́kì rẹ̀ ọtí ẹkìní kan ọdún ti gẹ́ẹ̀tì ọdún ti ogbẹ̀ wọ́n wá gbé e ń bẹ́ ìyẹn náà wá gé nìyẹn lọ́wọ́ torí ẹ̀ so ibá yàn àbíṣẹ́ tí wọ́n ní gbọdọ̀ ní sáàyù láti protect nǹkan kí pọ́ wá ṣe arúdù rẹ̀ sí tálàfù ọwà fílẹ̀ kó bàjẹ́ ọwà ni wọ́n bàjẹ́ wọ́n lọ fílẹ̀ kó bàjẹ́ tí ní báyìí àbí àbí alákùsànà ó lọ́wọ́ rẹ̀ náà ìjẹ́kùnrin náà àmì ọ̀tọ̀ ẹni wọ́n ṣe ṣe omi ogun àbí <laughs> wọ́n kọ́ mi ogun náà ń dà sílẹ̀ <laughs> òun lè gbàbẹ̀ máa rí ṣe rí tó bá ikú bí ó rìnlẹ̀ ike ya e ma ń da nǹkan ya ma ń darú sílẹ̀ ya ma fi ń ṣe nǹkan sí yàn aburú then èyí ó sọ́ra yàn gbọ́n mi mọ̀ jùlọ àwùjọ ni pé kí ní ẹ̀ exaggeration lẹ́bí pé àwọn yẹ́kà ti ní believe yà kí dà ní Yorùbá fi mú so bá yà bí so tó má ti dára omi sí kíní báyìí kò bá jẹ́ tí ń fọṣọ tó kẹ̀dà mú sí báyìí yóò lọ gba mẹ́lì mẹ́wàá kó lè bà kọjá lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n ka èmi ní mo da mí ní ìsinà mi ò tí àtàwọn bá jọ lọ báyìí tàbí gbà rí wọn a méjòjò lọ gba mẹ́rin mẹ́wàá níwọ̀n nígbàkọ̀ gbà rí àwọn ẹ̀lúmí àti máa ti yóò ti gbà rí àtàwọn akọ̀ ẹ̀rẹ̀ ọlọ́run ti mú ọba yóò wà dùn lórí pé ah, ọmọ yìí ló tọ́jẹ́ kẹ́gbà rí wa tíyàn bá kọjá láàrin àwọn méjì kí ló ṣẹlẹ̀ àbí ó dá ẹsẹ̀ rẹ̀ kọjá àmọ́dà ó yá bọ́ gbàtẹ́yẹ̀ gbọ́ olé tó wọ́n tó tún gbá èdè ó ti pọ́ sí pé eventually tó kí bí aburú kan ṣẹlẹ̀ bó ṣe dá kọjá yẹn ni wọ́n ti dá kọ́dà yẹn aburú ti pé méjì nìyẹn náà yóò àkánsù àbí ok divided by 2 ọmọ orí gan kódà 2 divided by 2 gan kí ni 1 ni kìí ṣe <laughs> divided by 2 is 1 kìí ṣe 0 ó yé báyìí àbí so ìtumọ̀ ní pé tó bá rinlẹ̀ ipò bí ẹ̀ bá fún akí bí ó ń jẹ́ àlàbí ẹni àbí ẹni tó máa ń bí ẹni lè mọ́ sábúrú lóòtọ́ èyàn lè èyàn lè ṣùsàtí mọ́ bàbẹ̀ lóòtọ́ wọ́n kí bí ẹ̀ nọ́mì pé báyàn yẹn sí máa ń dámi sórí títí tí ó sí kẹ̀kẹ́ bẹ̀ yẹn ni ẹ̀ mọ́ bá lẹ́fì tẹ̀yìn lọ́nà so wallahu alam náà tọ́ inshallah so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh